الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن تبعه بإحسان إلى يوم الدين أتكفون الله سبحانه وتعالى أترى لكم كي أتكفون النبي محمد صلى الله عليه وآله وسلم سبت سيبتاديني بتي فضيلة الشيخ العلامة ربي بن هادي المدخلي رحمه الله تعالى تمتنكو تنفاسيز نينو بيبلي tó ń sọ̀rọ̀ nípa ipé ànábì Isa aléìsàlám ẹgbúsìn Ọlọ́run ọba ni wọ́n mú dẹ̀ kí ń ṣe ọmọ Ọlọ́run ọba òjíṣẹ́ Ọlọ́run ọba náà ni wọ́n àwọn kọ́tù nínú ìwé Matthew ní ìsìn wá ní tàbánikẹ́lọ́wọ́ Matthew chapter 21 ní verse 45 so ikú lamma arọ́dú an yẹ́ tàbátò alihi khafu min al Eh, tí wọ́n ní pé Judas lọ ta Jésù tí wọ́n dẹ̀ fẹ́ wá mú àwọn wọ́n bẹ̀rù àti wá mú Jésù lọ́sàn gangan wọ́n fẹ́ wá mú lọ́sàn torí wọ́n bẹ̀rù wípé ànábì ni bó ṣe wà ní bíbélì náà nìyẹn because tán bá fẹ́ mú wọ́n because àwọn èèyàn rí pé prophet Ọlọ́run bá ní Jésù tẹ́ bá lè fẹ́ mú lọ́sàn gangan àwọn against wọn ni pé yọ́rọ́ ẹfẹ́ má nàbí Ọlọ́run bá tó ń jíṣẹ́ fáwọn èèyàn ìpé kan like ẹ̀ṣẹ̀ wo ló ṣe tẹ́ Ah, gọ́vnà Egypt ń bẹ̀rù rebellion Pontius the pilot ó ń bẹ̀rù rebellion òru náà fi padà fẹ́ lọ mú lóòrù wọ́n tún ti wá kàṣíwájú náà ipé ìgbà tán fẹ́ mú lóòrù yẹn náà ń kọ́ wọ́n bá wọn lẹ́ni tí wọ́n ń forí kẹlẹ̀ fọ́lọ́wọ́ ọba wọn lọ́wọ́ so ibá yà rí gẹ́bọ́lọ́dẹ̀ sọ pa سوني ففي هذا دليل على أن الجموع من المؤمنين بالله وبعيسى أهل توحيد وإيمان خالص وأنهم يؤمنون بأن عيسى رسول ونبي وأن نبيهم عيسى قد علمهم ذلك ورباهم عليه ولم يكونوا يعتقدون فيه أنه إله أو ابن, ابن الله وحتى الناس يعلمون ذلك عنه إليه انتوك لوريكوان تتلع نبي عيسى أولو سيلا وبالوك سوسوكوان بلينيوان àwọn tí wọ́n jẹ́ àwọn tí wọ́n tẹ̀lé ànábì Ìsá láti bẹ̀rẹ̀ ńgbà yẹn o àwọn tí wọ́n ń jọ́sìn fún ọlọ́run ọba ẹyọ kan ni wọ́n wọn ò dẹ̀ gbà pé ọlọ́run ọba mẹ́ta lọ̀kan ni àbí Ìsá ni ọmọ ọlọ́run bá wọ́n gbà pé ànábì ọlọ́run ni òjíṣẹ́ ọlọ́run ọba dẹ̀ ni wọ́n òun ló fi jẹ́ pé tó wà tí gbogbo èèyàn mọ̀ ń gbà yẹn ni pé ànábì ọlọ́run ni prophet ni kó dẹ̀ di pé gbà yẹn ṣebí táwọn jíun pè ní pé wòlíì èké ni wọ́n ní wòlíì èké ni jésù náà wọ́n ní first prophet ni kò sẹ́nibọ̀dì tó gbọ́ wípọ́ ọmọ ọlọ́run ni gbà òwe tó lọ ọmọ ọlọ́run tẹ́ ń sọ yìí gẹ́gẹ́ bá ṣe ń ṣàlàyé after the fourth century lẹ́yìn ìgbà tí jésù tọ́lọ̀ ti gbé ọlọ́tí sẹ́mọ̀tán náà tó gbé príncipù pọmọ ọlọ́run nìyẹn náà tó gbé dé paul ló bẹ̀rẹ̀ sí ni máa gbé wá díẹ̀díẹ̀ paul munafiki ẹ̀dá òun ló bẹ̀rẹ̀ sí ni máa gbé wá díẹ̀díẹ̀ ó dàbí abdullahi bin islam tó bẹ̀rẹ̀ sí ni máa gbé ti bẹ̀rẹ̀ sí ni máa jáde gẹ́bẹ̀ náà paul ó wà nínú bíbélì pé paul nígbàtí jésù wà láyé ó máa ń gbógun ti jésù àtàwọn ọmọlẹ́yìn rẹ̀ bal ó ló máa ń sun àwọn àyè ìjọsìn wọn ẹ wá wòrò èyẹ̀ bẹ́ẹ̀ ìgbàtí jésù wà lọ tán ó wá dé ó wá lọ rí mọ́lẹ̀ kan bìkan ìmọ́lẹ̀ yẹn wọn ló wá sọ fún ọ pé ó yá lọ́wọ́ ṣe kí ní ẹ̀dàkẹ́ nǹkan báyìí ìmọ́lẹ̀ kan wáyé ṣẹ̀wá dé bá ìmọ́lẹ̀ ló wá sọ fún ọ pé ó yá lọ́mọ sọ fáwọn èèyàn lọ́mọ díṣẹ́ ìyìn rere iṣẹ́ ìyìnrere wo ìyìnrere tó ń gán bá jà ibo ló ti wá kọ́ iṣẹ́ ìyìnrere yẹn òun ló fi jẹ́ pé Paul àtàwọn disciple Jesus yòókù wọ́n jà túká ni nínú wọn ni Barnabas Barnabas wà nínú act act of, act of apostles nínú New Testament ó ń sọ fún wọn pé Paul ti ń change ẹ̀sìn Paul ti ń yí ẹ̀sìn mọ́ wa lọ́wọ́ ẹ̀ fúra ẹ̀sìn tó ṣe pé ẹ̀sìn àwọn children of Israel nìkan ni Paul ti ń gbé lọ sọ́dọ̀ àwọn Gentiles ṣe ẹ̀rẹ́ ti kíṣọ obìnrin tó wá bá Jésù obìnrin láti Canaan ó wá bá Jésù wípé Jésù ẹ̀mí Èṣù ti kó sọ́mọ̀ mi ní ara ìbẹ̀ nínú John Jésù gbà mí Jésù ní pé a kò rán mi tí kè bá kí ń ṣe sí àwọn àgùntàn Israeli tó nù I was not sent except to the lost sheep of the house of Israel obìnrin ẹwà sọ kíníkan obìnrin ẹwà ní pé ah ṣebí tí oúnjẹ tí tó lówó bá ń jẹun ṣebí oúnjẹ tó bá jábọ́ lórí tébù olówó tábìlì olówó ajá náà mọ́ sàájẹ́ ń bẹ́ nítorí Jésù sọ fún pé ṣé gbé oúnjẹ ọmọ fájájẹ ni bó ṣe wà ní Bíbélì náà nìyẹn pé ṣé àwà gbé oúnjẹ ọmọ oúnjẹ àwọn Israelite sáwà gbé fún ẹ̀yìn ajá Gentiles bó ṣe sọ ní Bíbélì nù ó dájú pé Jésù ò lè lórọ̀ rẹ̀ láyé àmá àwọn ìtọwọ́bọ̀ náà nùbọ̀ ó sì tó fi ń sẹ́kù pé àníṣẹ́ ẹ̀yin gan mọ̀ pé mẹ́sẹ̀jì Jesus kò kan ọmọ Nàìjíríà kò kan ọmọ Ghana kò kan aláfríkà rárá ibi tó kàn òun náà làwọn children of Israel ìgbà tí Paul bẹ̀rẹ̀ sí ní máa gbé kíní jáde sọ́dọ̀ àwọn Roman eh, àwọn Rome náà kíní kan Paul bẹ̀rẹ̀ sí ní máa preach wípé kò nídìí ká ṣe iṣẹ́ paul bẹ̀rẹ̀ sí ní máa àtọ́là gbogbo àwọn òfin jésù ń sọ wọ́n ní jésù ń sọ nínú new testament wípé nínú mati wípé ẹ má ṣe rùn bóyá mo wá láti wá bà òfin tíwájú jẹ́ òfin Mósè ní ìwá láti wá bà jẹ́ o mo wá láti wá pè ní paul sì dé paul ní pé rárá gbogbo òfin tó ti lọ yẹn cancel dà lè lòfin yẹn mọ́ ẹ̀mí nì nígbàgbọ́ wà nẹ́fẹ́ pé paul ń kọ murji ni jahmi extreme murji tó bá sàti gbàgbọ́ lọ́kàn rẹ̀ ọ̀bá mọ̀ ìṣẹ̀kan tó wù ọ́ Paul gbogbo capital punishment jẹ́ nínú bíbélì obìnrin tó bá ṣe zìnà wọ́n ní kánlẹ̀ lókò pa ni ẹnìkan wá ṣe zìnà ń gbà ẹ̀ ẹmọ́ tí Paul sọ ni Paul ní ẹni tí ò bá ṣe lọ́hun rí kó jẹ́ pọ̀ ní ọkọ̀ọ̀kan mú okò tí ó lẹ̀ móbìnrin yẹn ẹwọ́ bó punishment lórí yẹn ó gbọ́dọ̀ jẹ́ ẹni tí ò ṣe lọ́hun rí ó cancel gbogbo punishment everything àwọn disciples ń bẹ̀rẹ̀ dẹ̀bẹ̀ sí ní mọ́ bàjá pé à Paul yìí hey alágbàkùlọkùnrin yìí o so ló jẹ́ kí mẹ́sẹ̀jì Jesus clear gan àwọn tó wà láyé Jésù àti kàńjò nínà ike gbogbo àwọn èèyàn ń because they perceived him as a prophet sẹ́gbẹ́sẹ̀ rí Jésù nígbà tó wà láyé ni wọ́n rí Jésù bí Jíù ìkanú àwọn Jíù làwọn náà ìkanú àwọn ọmọ Israeli làwọn náà but àwọn jẹ́ prophet gẹ́gẹ́ bí Zechariah sì jẹ́ Israel ara wọn làwọn náà bọ̀ prófẹ́tì wọn ni gẹ́gẹ́ bí John the Baptist ṣe jẹ́ prófẹ́tì wọn Yahya gẹ́gẹ́ bí Jeremiah ṣe jẹ́ prófẹ́tì wọn gẹ́gẹ́ bí Samuel bó ṣe jẹ́ prófẹ́tì wọn Joshua Moses Aaron àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bó ṣe jẹ́ prófẹ́tì àwọn ọmọ Israel bẹ́ẹ̀ náà ni Jésù ṣe jẹ́ ló jẹ́ pé Jésù ò gbé iṣẹ́ wọn rárá wọn ò gbé e káàkiri ẹwà wà nẹ́bà Muhammad sallallahu alaihi wasallam Jésù wá ń sọ wípé ẹnìkan bọ̀ wá o ó ń bọ̀ ismuhu ahmad ó kọ̀ grímọ̀ jẹ́ ahmad ó kọ̀ anẹ́gbà muhammad ní sallallahu alaihi wasallam àwọn ni wọ́n fi ṣe gbogbo ayé rán ó wọ́n dẹ̀ ti wà tẹ́lẹ̀ náà nínú deuteronomy nínú old testament náà ó wà nínú isaiah nínú leviticus ó wà ń bẹ pé prophet kan bọ̀ nítorí bẹnu song of solomon prophet wá dé ẹwọ́n jẹ́ àánú fún gbogbo ayé òun ló fi jẹ́pà nẹ́bí sallallahu alaihi wasallam wọ́n bẹ̀rẹ̀ sí ni wọ́n kọ lẹ́tà sí gbogbo ìlú wọ́n Rome wọ́n kọ sí eh, force Persia wọ́n kọ sí Egypt wọ́n kọ sí oríṣiríṣi àwọn ọba gbogbo àwọn ọba ayé nígbà táwọn aláyé lànẹ́bí kọ lẹ́tà sí sallallahu alaihi wasallam bí ìlú wọ́n ṣe jìnà tó ìmíwà bẹ́yà sí ìsìnà iná fi rìn àwọn ibi ọkọ̀lẹ́ta mi Muhammad Rasulullah kádà wà kádà kò sí ní gùn wọ́n kà fọ́yá ìwọ mú iṣẹ́ ìlọ ó lè mú lọ fún 3 months ẹ̀sìn ni wọ́n gùn gbáyẹ̀ iṣẹ́ ànẹ́bì ló mú dání sallallahu alaihi wasallam àwọn olórí ìlú yẹn ká ìmí ká orí kó dodo ni àmọ́ kò lè gbà ń torí pé ń bẹ̀rù àwọn èèyàn rẹ̀ because àwọn náà ti mọ̀ pé Ànábì kan bọ̀ wá lóòótọ́ táwọn gbọdọ̀ tẹ̀lé ló jẹ́ pé Islam tiẹ̀ dinun alamiyun òun ló fi jẹ́ pé tánàbí Isa bá padà dé wọ́n ó dẹ̀ padà dé wọ́n ó padà dé gẹ́gẹ́ bí mùsùlùmí lọ́mọ lẹ́yìn ànẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam nítorí mithaq covenant tọ́lọ̀ ti bá gbogbo àwọn ànẹ́bí ọlọ́ bá gbé ànẹ́bí sọ̀nà sallallahu alaihi wasallam pé law kana Musa hayyan ma wasi'ahu illa tiba'i àmùtàhàwìkún ni àrùmar ah umar on doubt me ni kí lọ mú dání bàtàkì tẹ́ múwé kàndá nínú àwọn ìwé wọn tí musa gbaba ń bẹ láyé lè ní báyìí òun náà tẹ̀lé mi ni because Ọlọ́run ti sọ ní Qur'an ike gbogbo àwọn tó jáwọn ànábì Ọlọ́run òun ti bá wọn gbé májẹ̀mú tánàbí ìbá ilé dé nígbà tẹ́ wà láyé o látẹ̀tẹ̀bẹ̀ ó nàhù ẹgbùdọ̀ tẹ̀lé ni tánàbí yẹn bá Muhammad tó bá ilé bá yín láyé tó bá bá Adam láyé bó bá bá Noah láyé bó bá bá Ibrahim láyé wọn ní ní option àfi kí wọ́n tẹ̀lé so ló jẹ́ kí tí Ìsá bá padà dé lẹ́yìn ìgbà tó kó ti wá lẹ́yìn ànábì wọn ní wá lánàábì àbójíṣẹ́ balmo wà ní mùsùlùmí láwọn àfáàmì nínú àti wọn kọ kútùbù àwọn sọ̀hábà wọ́n ma ń ka ọkọ̀ ànábì Ìsá alaihissalam sí inú àwọn sọ̀hábà mọ́ni because wọ́n rá ànábì ní Lailatul Isra ànábì sí wà láyé gbáyé wọ́n kàdà wá tẹ̀lé ànábì later wà wà hayyun bi ruhi wal

ní pé àwọn mẹ́ta ni wọ́n ń ṣe ìdájọ́ ní ọ̀run bàbá ọmọ àti ẹ̀mí mímọ́ àwọn mẹ́ta yìí sì ní ọ̀kan ni wọ́n so tí fásitì bá tún wà gan kò tún mì pọ́lọ̀ bá tún ni àwọn mẹ́ta yìí sì ní ẹyọ̀kan ni wọ́n àwọn scholars wọ́n ní pé a ah, kò sí fásitì yìí bẹ́ẹ̀ wọ́n rún mọ́ lítà ní ìgbà tí wọ́n ṣe bí New King James Version because different versions bíbélì ló wà video nìkan tí mo rí láìpẹ́ ni ó mọ́ print bible big complete mọ́ print bible ni ó ń ṣe aráàmù bible tó ń kó dání tó ń tó síwájú ó tóbi 70 kìníkà síwájú ó ní they are all manuscripts of the bible gbogbo wọn ò jọra gbogbo wọn pọ̀ jọra wọn rárá àní wọ́n kọ sínú mọ̀kọ́dímà introduction new revised standard version ilé ètò pọ́pọ̀lọpọ̀ wọn ń lò lé ní báyìí wípé the errors and discrepancies in the bible are so many and so serious that we need to edit it it needs revision ọ̀rọ̀ ọlọ́ọ̀ba revision ọ̀rọ̀ ọlọ́ọ̀ba edition bẹ́ẹ̀ ṣe wá edit ẹ̀ edit ẹ̀ tóun náà àwọn àṣẹ́kùbọ̀ tí ó jẹ́ àwíjàre lè yín lórí ní yamal kiyama wọn àṣẹ́kù ń bẹ̀ pé jésù ń kọ́wọ́ ẹ̀rú sí ọlọ́run ọba ni wọ́n gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà nítúnbẹ nínú matthew náà ní chapter 23 verse 8 ìpé amma antum falatadulu ahadan sayyidakum fa inna sayyidakum hatta al wahid wọ́n jésù sọ fẹ́ nìkẹ́ pé don't call me master because master gbogbo atẹ́yẹn ẹyọ kan náà ni ó náà lọ́lọ́wọ́ bá do not call me master master gbogbo wa bí kàtà nẹ́bí sọ pé la taqulu sayyid fa inna Allaha huwa sayyid anẹ́bí náà sọ̀rọ̀ tí jésù sọ anẹ́bí náà sọ̀rọ̀ ẹ má pè mí ní sayyid ẹ má pè mí ní master ọlọ́ba ni master gbogbo wa wọ́n ni jésù náà sọ ń gbọ́ ànà má ti wípé wọ́n ni ẹ má pè mí ní master nítorí mástà wa òun náà lọ́lọ́run ẹyọ kanádẹ ni ó wá sí dìdí ọ̀rọ̀ tọ́lọ̀ bá sọ nípa pé Jésù sọ ní Qur'an tani wa inna Allaha rabbi wa rabbukum for very Allah is my, is my, is my Lord and your Lord so eléyìí ni mẹ́sẹ̀jì Ànábì Isa alayhisalam gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ó wà nínú uh, chapter 7 book of Matthew chapter 7 verse 3 ike adiyal hayatul abadiyya àti kalẹ́ ìtẹ́lẹ̀ eléyìí ni ìyà ìnípẹ̀kún kí wọ́n lè bá a mà ipé ìwọ ọlọ́run ọba nìkan lọ́lọ́run òdodo àti jésù kristi ẹni tó rán jésù pín ipé ìwọ ọlọ́run ọba nìkan lọ́lọ́run ọba òdodo àti kí wọ́n ni jésù wá jẹ́ báun ẹni tó rán ó kílẹ̀ gan ẹwọ́n tọ́lọ̀ bá sọ fún kòrán sàlàsá pé wà máa arsalna min qablika min rasulin illa nuhi ilayhi annahu la ilaha illa ana fàbùdún ọlọ́ni ní ìrìn síwájú wà nẹ́bí sọ́lọ́sọ́ àwọn òjíṣẹ́ tí ma ṣe pé iṣẹ́ tí mo ń fún wọn o ní kí Ọlọ́run bẹ yọ̀kan ní ẹmọ̀ sí Ọlọ́run bẹ yọ̀kan yẹn wà láì kírísítẹ̀ kan ò láwùjáre kọwàjú Ọlọ́run bá sùhánà tààdà láti gbọ́dọ̀ bá wọn sòdódó ọ̀rọ̀ ẹ̀ sórí ọ̀tọ́ bá mọ́rò bóyá àfá ọ̀rọ̀ yẹn ó ti le jù kínú ẹ̀kìnì kan ọ̀ nífẹ̀ẹ́ àwọn kírísítẹ́nì ni ọ̀fẹ́ kan kú lórí ẹbọ kan níbà wọn náà bí ok nínú kájọ kásàlàyé òdodo fún wọn lénìí kódà kákọ́kọ́ pọ́njú òdodo dẹ̀ ní òdodo mọ́ ń kórùn tó bá ṣòdó fún yẹ yóò kọ́ ká lára àmọ́ táwọn tó bá wá sincere bá wà nínú wọn wó padà ronú nípa òdodo yẹn létà wọ́lẹ̀ ìlúmíkà lè jíjọ kókà òun ọ̀rọ̀ táfà àfáà kan máa ń sọ̀rọ̀ lára ọ̀rọ̀ báyìí kókà òun náà ni ìkà sí ìsìnkú òdodo lọ̀rọ̀ yìí báyìí kókà lọ́wọ́ bíbélì lẹ́ẹ̀kan náà ni yóò dẹ̀ òdodo ń bẹ àmọ́ kí mọ́ àásọ̀ kankan ká máa parọ́ fún wọn ọlọ́nkan náà lájọ́ ń sìn ìgbà wo kan náà lẹ̀sìn ìjọsìn ló kan yàtọ̀ ìwọ́gbọ́n wọn pẹ̀lú ọ̀rọ̀ tó ń sọ yẹn ìwọ́n tó bá mọ́ ń sọ̀rọ̀ yẹn pé ọlọ́run kalájọ́ ń sìn kó ní Islam ìwọ́n tó bá ń sọ fún ẹ pé ẹ gbogbo ẹ̀sìn ẹyọ kánẹ̀lẹ̀sìn ìjọsìn ló kan yàtọ̀ gẹ́gẹ́ bí kanú wọ́n ṣe ń sọ ẹni yóò kí ń ṣe mùsùlùmí tó bá ń sọ bẹ́ẹ̀ ẹ jẹ́ ká jẹ́ kan mọ òdodo ṣe bó dodo làwá gbé dání ẹ ká sàlàyé òdodo fún wọn àtúwá ń sàlàyé fún ìwé wọn tí wọ́n nígbàgbọ́ nínú rẹ̀ tí wọ́n ń kà òun ni pé Jésù ń sọ yìí ìbónẹ́ ti wá láàmọ́lẹ̀ unequivocally tó straight tí ó wọ́ ipé èmi lọ́lọ́run àárí àwárí ibi tẹ́ ti ń láàmọ́lẹ̀ pé Ọlọ́run ẹyọ kan ni àwọn sì ní òjíṣẹ́ láwọn àti Jésù ẹni tó ṣe kíni tó ọ̀rẹ́ wọ́n ti sọ́tẹ̀lẹ̀ náà akòrẹ́ mi sọmọ ọgọ́lọ̀ bá ń ṣe ni akòrẹ́ mi I was not sent except to the lost sheep of the house of Israel gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà nínú ilé ìtawà tankoti last <clears throat> ok a kóòtù sí pọ̀ gan number nine. wọ́n ní kí wà nínú eh, mark nínú mark lè wà tí àti kàtí matthew tán ó wà nínú books of eh, àwọn mark eh, gospel of mark àbí gospel according to mark because our gospels yẹn they were altered by unknown unanimous authors báwọn ṣe ma àwọn àtàkọ àwọn kútùbùl hadith Abu Dawud àmọ́ wọn àmọ́dún tí wọ́n kú àmọ́bítán ti bí wọn àgbàtán bí wọn àmọ́bítán ti mú ìmọ̀ àwọn tán mọ̀ lọ́dọ̀ wọn àmọ́bítán náà ti mú ìmọ̀ tó padà lọ́dọ̀ ànẹ́bà Muhammad sallallahu alaihi wasallam dé pé a ní chain of narration wọn dè Ibn Majah a ní eh, Imam Bukhari al-Bukhari a ní tọ́kọ Sahih Bukhari Sahih Muslim ká tó wá sọ Qur'an gbogbo ẹ̀ la ní chain of narration rẹ̀ among gospels in call they were altered by anonymous people but on ti bẹ́ẹ̀ ńkọ́ o aláwọn traces òdodo jẹ́ ṣíkíní wọ́n tún sẹ́kù ń bẹ́ wọ́n ló wà nínú Mark chapter 12 verse 28 àti lẹ́yìn rẹ̀ pé eléyìí náà àti kàlẹ̀ ẹ̀kẹ́ náà nípa obìnrin tó wá láti K9 a tó ń sọ fún wọn wípé ok ok ok eléyìí tẹ̀yí tàti kàṣíwájú náà níṣà nípa ọkùnrin ìkan nínú àwọn scribes ìkan nínú àwọn àfá àwọn Jew tó wá bá Jésù wípé kí ni àṣẹ àkọ́kọ́ kí ni òfin àkọ́kọ́ ah kí ni kẹtù wá sọ fún wọn fàjábà òyẹ̀sọ́ inna awwala kulli wasaya òun ni pé kí lòfin àkọ́kọ́ òfin àkọ́kọ́ <laughs> ọlọ́run ọba wa tágbùdọ̀ mọ́jọ́sìn fún mélòó ni ẹyọkan ṣe lásìlẹ̀ òbí ọlọ́run sọ nínú Kùránì pé yá ahlal kitab ta'alaw ila kalimatin sawa'in baynana wa baynakum alla na'buda illa Allah wa la nushrika bihi shay'a wa la yattakhidha ba'duna ba'dan arbaba ṣe báyìí àbí ṣe lẹ́sìn lẹ́rùn bí ọlọ́ọ̀bá ń sọ bẹ́ẹ̀ Kùránì because in tó wà nínú ìwé tí wọn náà nìyẹn in tọ́lọ́ sì fi rán gbogbo àwọn òjíṣẹ́ nìyẹn so wọ́n ní ó wà nífẹ̀ẹ́ Ọlọ́run ọba pẹ̀lú gbogbo ọkàn rẹ àwọn ni eléyìí ni àṣẹ àkọ́kọ́ tọ́lọ́run pa ni scribe yẹn sọ fún scribe àwọn tó máa ń kọ ìwé wọn kí ló ah ó ní kò ní àbí àwọn ya nisfi rabb wọ́n ni jayyid ya muallim ah olùkọ́ òdodo lòrò tẹ́sọ olùkọ́ muallim kult wa qad nataqta kulta wa qad nataqta bil haqq li anna allaha wahid wa la ilaha ghayruh ìdí ni pọ́lọ̀ bẹ̀yọ̀ kan ni kò sẹ́nìkẹtẹ̀ ká mọ́ jọ́sífà fi Allah ẹmọ tí jésù wá sọ fún ni lasta ba'idan an malakutillah ah o súnmọ́ ìjọba ọlọ́run o súnmọ́ aljanna pẹ̀lú pẹ́bọ̀ sọ pé òdòdó lọ́wọ́ tí mo sọ yíò wọ́n náà gba tàwíìdì nù a ni ọ jìnà sí kíni yìí ìjọba ọlọ́run ọ jìnà sí aljanna ẹwà wòlé ni o ẹnìkan wá díwá ní pé jésù yẹngawa lọ́lọ́run kí lẹ́ni ó ń ṣeun ó jìnnà pọ́nbélé síjọba ọlọ́run yóò yí àwọn ẹni yìí lẹ́nu yamal kiyama nígbàtán bá rí irú àwáyé pẹ̀lú jésù pé a kí ẹ̀yin wá pẹ̀lú a ṣebí jẹ́ àwálá ní jésù ẹ̀yin kọ́ lẹ ní òjíṣẹ́ ọlọ́run ọba ní jésù mú ìkí ń sọ ọlọ́run tó bá di yamal ọlọ́run ẹ̀yọ kan láàrí ni jésù ni on 12 àbí èwo ni yẹ́lẹ̀ kejìlá wọn Judas ṣe gbọ́lò dàlẹ̀ Jésù àbí ṣe pé wọ́n wá ní pé Jésù sọ nínú Bíbélì wípé tó bá ti di ọjọ́ ìgbèdè alkiyama àga méjìlá yóò wà lọ́run tí àwọn ọmọ Israeli àwọn disciples àwọn méjìlá wọ́n jòkó lórí àga yẹn wọ́n máa sì dájọ́ fáwọn ọmọ Israeli àti pé Judas náà wà náà tí wọ́n dájọ́ ní amalkiyama ni <coughs> munafiki sí lòun so munafiki àmọ́ dájọ́ fáwọn children of Israel tí ó ní ẹ̀pẹ́ 12 ní tribe Israel 12 nẹ́ndẹ̀ láwọn disciples ipa àwọn disciples 12 yẹn àwọn máa judge àwọn children of Israel ní ẹjọ́ gbìdà kìíyàmù ọkọ́ kẹ́ pé yọrọ lè yùn tí torí ọlọ́ọ̀bẹ yọ kan òun náà ni ó dájọ́ everybody ní amal kìíyàmù àfi kí mú kí àkínáǹpì kí yẹn ṣàlàyé òdodo fáwọn tán bá jẹ́ Christian kí yẹn jẹ́ kí wọ́n mọ òdodo kalibà tẹ̀lé òdodo ìṣẹ́jú tá lò láyé yìí ó tún ti ń kéré sí ó tún ti kéré sí bó ṣe yàtọ̀ sí lánàá ó tún ti lọ díẹ̀ báyìí ayé táìmù wa ń lọ ara wa ń lọ ẹ̀mí wa ń lọ tó bá padà yá yóò tán gbogbo àwà pàdé wájú ọlọ́run ọba ọlọ́run sì ti sọ pé òun kì í forí jì kéèyàn kú lórí ẹbọ ọlọ́láwọn tí wọ́n gbà kí mẹ́ta lọ̀kan lọ́lọ́run ọlọ́run ní kéfèrí ni wọ́n o bọ́bá ilé kú lórí ẹ̀ ọlọ́run ti sọ jìyà wọn ọlọ́run nínú iná gbére ni o ọ̀lá ìmọ́tò ní àná nígbàtàwà níjẹta ń lékí mo wá wà nọ̀pù mọ́tò tán ó wá di bí ọ̀sán mo fẹ́ lọ mú nǹkan ni pé eh iná ọlọ́run like mo kàn náwọ́ báyìí pé eh ìtìyẹn ìtìyẹ ah wọ́n á fi pé ah ok kankan dèyàn mọ́ núrú ìtì fún wánàwà nìkan ẹwù bí yíò ṣe rí one hour kẹ́yìn sẹ́ náà ìtì mọ́tò kan gbóná oòrùn tó wà ní ẹmàdúrú miles tó wà síwá òun ló kàtà sí mọ́tò bá mọ́tò wà gbóná mú náà bẹ́ ẹ́ eh! mú sáré yọ jáde ni mọ́ ṣe ní ọlọ́ọ̀bà láàfin ń ṣeré tó bá nífẹ́ àwọn èèyàn ọ̀ nítorí ayé kékeré ọ̀fẹ́ kan bínú sálàyé òdodo fún wọn náà nìna àmá ìtí ìbálagba mọ́nà lè yóò sí àmì alákòsánú wa sọ́ádùn bí inṣáàlá átẹ̀lé átẹ̀síwájú ní ọjọ́ mi inṣáàlá átẹ̀wà sallallahu wasallam ala muhammadin wa ala alihi wa ashabihi wasallam subhanakallahumma wa bihamdik shadu la ilaha illa ant astaghfiruka wa atubu ilaik assalamu alaikum wa